محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله التكبير الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله التكبير الله لا إله إلا الله Thank you.

اللهم اسقنا من الذنوب Ọlọ́run àtọrọ àforíjì kó bí ẹ̀ṣẹ̀ wa tàbí. Ọjọ́ bátà ní ilé ìkà. A sì fẹ́ kó gba tútú bá wa. Akúwa. Kó yọ́nú sí wa. Wọ̀sọ̀fúnwá. Kó o sì máa tàmójúkò fún wa. Wọ́n máa kí Kó o sì yàgbẹ̀rọ̀ ọ̀dúnúbà ìlà àtà. Nítorí pé kò sẹ́ tí foríkì ní àfiwọ́ Ọlọ́run. Yàgbẹ̀rọ̀ ọ̀dúnúbà. Àfiwọ́ Ọlọ́run tí máa foríkì ní ẹ̀ṣẹ̀. Ìwọ Ọlọ́run wa ló máa ń bàṣírí ẹni. Ìwọ Ọlọ́run wa ló máa ń pé bàrújẹ́ ẹ̀kọ́ fún ni. Ìwọ Ọlọ́run la ilẹ̀ ní tí máa bí àbùkátà ẹni kò sẹ́lómi àfiwọ́ Ọlọ́run. Ìwọ Ọlọ́run bá náà ni. Ìwọ Ọlọ́run Gbogbo oríjì wa kó tún kẹwa. Gbogbo omi tàbí ṣùgbọ́n ọlọ́mọ́jà bá bomi tútù. Ẹni tọ́ rẹ̀ ni wà bá wò sàn. Ìṣe wà bá wa sán ìwọ ọlọ́run gbogbo ẹni tó tẹ́rì ọlọ́run dàbà fàásíkè gbogbo àbùkátà ọlọ́run dàbà fíyà rẹ̀ ìwọ ọlọ́run tàà fi wá mánà gbogbo tàà fẹ́ lọ́dọ̀ rẹ̀ mọ́sà fi lé wa lọ́wọ́ Fáàtíhà Alhamdulillah Rabbil Alamin Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد لفاته ما أغلق والحاكم ما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فجفوا Aki ogbe ita ma yo lẹ́nu ní gbogbo wa. Ẹ̀yin alága alága lọ́kùnrin, ẹ̀yin alága alága lóbìnrin. Wa Wọ́n ní Ọlọ́run ẹwà sípẹ̀ àwọn tẹ́bá fẹ́ sípẹ̀ ògbòrú àwọn ìmáàmù jáàmù mọ́sálásí kọ̀kan àti àwọn àfátọ̀ sírí àtàfà lè kéwú àti gbogbo àwọn mẹ́sànà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí tí irú àwọn bàbá wa mú ìdí méjìméjì àti irú àwọn àfá àti àmà yọyí lẹ́nu pé a ti ní social man a ti gbáta owó a ti gbogbo ẹ̀sìn ní dáwà lóhun àwọn ààrẹ yàfà ẹ máa nàkásá àwọn tí ẹ nífẹ̀ẹ́ sí tí wọ́n nífẹ̀ẹ́ sí yín nígbàtọ́lọ́m bá sílẹ̀kùn ṣàfá ìsìpẹ̀ ànábì ní ọkọ̀kọ́ sípẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀bì owó sí ọlọ́run sallallahu alaihi wasallam ìnáà yọ́ wà kàwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan yọ́ wà kàwọn àfá ńláńláńlá ọlọ́mọ́sà jẹ́ alẹ́ ti pé ara wájú alkiyama àmìnà ọlá sayyidil wujud alamu suhudi maulana muhammadin sallallahu alaihi wasallam nítorí pásà látù lẹ́nsí ọ̀fẹ́ yà lọ bí àsàlátù fẹ́rẹ́ àtàzíkiri ọ̀gbẹ́ sọ́látù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين توبى لهم وحسن مآب ذلك ردناك في أمة قد خلت من قبلها أمم لتبلو عليهم الذي أوعينا إليك وهم يكفرون بآمان قل هو ربي وإليه متاع ولو أن قرآنا سيئت به الجبال أو كتئت به الأرض أو كلم به لموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يبال الذين كفروا تصيبهم بما صنعوا قارئة بما صنعوا قارئة وتهل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. Èyí ni yóò jẹ mọ̀ pé èyí tẹ́ ìsìtọ́lọ́run ẹmẹ́jì oṣù wa láti máa ṣe wípé iná láàlá yóò lébò ní àádà ọlọ́run lóhun ní sí pàdé tó ń bá ṣe ẹ máa gbọ́ ọlọ́run ní alladhina amanu wa tatma'innu qulubuhum wọ́n ti gbọ́lọ́gbọ́ wípé èmi ń tèmi ń fi kú láyé yìí ní ní lẹ́yìn ọlọ́run gbogbo tó kó lè ṣe gbogbo tó kà bẹ́ ṣe láyé torí nǹkan mẹ́ta láàrin sin lọ́hun torí nǹkan mẹ́ta náà láàrin sin lọ́hun àkọ́kọ́ nínú mẹ́ta òun ni al-mahbub nǹkan tá lọ́ọ̀ obìnrin a máa lọ́ọ̀fù ọkọ ẹ̀ nígbà náà máa lọ́ọ̀fù ìyàwó ẹ̀ yóò ti bẹ̀ẹ̀ almargobu nǹkan tá ń tájẹ́ tàfẹ́ ṣe láyé torí pé èèyàn lè lọ́ọ̀fù ẹnìkan tí ìsì pé ó fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ àgbàlagbà a máa a máa fẹ́ràn ẹgbẹ́ sípa tó bìnrin náà wọn fẹ́ràn ẹgbẹ́ tó àti fẹ́ kọ́lé mo fẹ́ lọ́kọ mo fẹ́ láya mo fẹ́ bímọ mo fẹ́ lọ́lá mo fẹ́ kàwé mo fẹ́ kí mo fẹ́ nípò mo fẹ́ tó lórí ìjọba òun ni àlèmàrí gúúbù òun nílẹ̀ lẹ́yìn mahabubu gata lọ ta fẹ́ sí láyé tàntàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni alìmàrìhúbù nǹkan tí ń bà wá lẹ́rù tààfẹ́ ó ṣe wá àfẹ́ tòsì àfẹ́ sáhùn àfẹ́ soríbú àfẹ́ dèrò ẹ̀yìn àfẹ́ parí láyé àwọn kan wọ̀nyí ṣe kí ni a máa bà wá lẹ́rù ọlọ́mọ́jẹ́ dèrò ẹ̀yìn ẹ̀sìsàmí àmìnà ọlọ́mọjẹ́ àtòsì àmìnà ẹlòmí torí pọ́wọ́n ọ̀fẹ́ tòsì ìsẹ̀lọ́ ẹlòmí torí pọ́wọ́n ọ̀fẹ́ tòsì ìsẹ̀lọ́ ẹni tí ọ̀wá ẹ̀yin bàbá wa lẹ́lùkùránì tẹ fẹ́ràn alùkùránì gbogbo ẹ̀yin àfáà wa lọ́tọ̀lọ́sì ìjọ máa ń pè yín fọ́lọ́run ẹjá máa tẹ́ ti wá lọ́wọ́ públẹ̀mù tàà bá kan bẹ́ ọwọ́ ọlọ́run ní ẹnìyànkásẹ́nìkan nínú kírísítẹ́nì tí ò ní públẹ̀mù ẹnìyànkásẹ́nìkan ní aláwo tẹ́kẹ́ aláwo ní kọ́dà kò sí públẹ̀mù kankan fún ebi ipa wọ́n lé wọn ẹnìyànkásíwòlí kan tí ò ní ṣòro ẹnìyànkásájẹ́ kan tí ò ní ṣòro ọba ni mo gbé yẹn jẹ ọlọ́run sì fi kankan jẹ́ ọmọ dàmóhun náà ti lẹ́gbẹ̀ẹ́ wọ́n ma fi tínà rẹ̀ ọlọ́run adẹ ìmìrì dájẹ́ ọlọ́run ata ìjẹsẹ́ mìírì ọlọ́run dàfà sí àjẹ́rẹ́ ọlọ́run jàdìjẹ̀ ló sáfà kálùkúlọ́ ní tí ọmọ rán ẹjá fi jù àmọ́ ọlọ́run ẹtúgbọ́mẹ̀sì Sàábé kan lọ bó sí ọlọ́run, sallallahu alayhi wa sallam, ẹ̀yùn bá tó ti rẹ̀ yìí. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yùn bá nàbí dáadáa. Sallallahu alayhi wa sallam. Àsálátù ní ìdún nínú. Àsálátù ní ìdún nínú. Àsálátù ní ìdún nínú. Àsálátù ní ìdún nínú àzàlá tí ó kò sí wàhálà o. Àzàlá tún ní ìlú nínú. Àbáṣà sí kiri kò sí fèjì náà o. Àzàlá tún ní ìlú nínú. Àzàlá ní ìlú ẹbá ń wí. Àzàlá ní ìlú nínú. Àzàlá kò sí wàhálà o. Àzàlá ní ìlú nínú. agbára tó ní ìdúnlé náà. Bọ́gà sí kìrí àníyà jẹ́. Agbára tó ní ìdúnlé náà. Abájá màlá tán àóyà jẹ́. Agbára tó ní ìdúnlé náà. Oríṣẹ́ ìyà ló ti wà látọ̀. Agbára tọ́lọ́fù ní ìdíní ìdúró. Ẹ̀sà tí kìí àyíyà bẹ́ẹ̀. Àgbàlọ́fù ní ìdàrí Àgbàlọ́fù ní ìdàrí Àgbàlọ́fù ní ìdàrí Ẹ̀sà tí kìí àdúwà ọgbà ọ̀rọ̀. Àgbàlọ́fù ní ìdàrí náà. Jẹ́mọ́ wa, ẹ má jẹ́ àpadà sí àgbàlọ́fù ṣíṣe nínú Nàìjíríà ni àbí ní other country àdúà ní gbà agbára kìí gbà ọlọ́run sọ́nà Al-Kùránì níbi kan tó ń bọ̀ àbìdà náàbí o ní pé kúlùmáyà bá òkú bí kúmọ̀rọ̀ bí láúlà du'a'ukum Ọlọ́run ní mo kí wọn bìkítà fún yìí tí ìbá sàlá àdúrà tẹ̀sí. Wọ́n sáàdé tàzábú tán. Gbogbo ilẹ̀ ti dìbọ́ wá náà ìtàn díẹ̀ ló kú díẹ̀ kárí. Wọ́n sáàbà ẹkùn. Ọkọ̀dí tán. Gbogbo ilẹ̀ ń parọ́, ọkọ pa fún ìyàwó, parọ́ fọ́kọ ìlú ẹ̀ àwọn chairman àwọn ọ̀nàrẹ́bù àwọn kánsílọ̀ àti àwọn mínísà àwọn náà ń parọ́ fún lù ẹ̀rí bí Nàìjíríà ti dà Tí ìbá sọ láti wá sàlátù tọ́pọ̀ àwọn kan á tó ní a máa sàlátù mọ́. Àtàlátù tẹ́ndé, ẹ̀kọ́ra ilọ̀ ọgíní, ẹ̀lọ ọgbá ẹ̀láwọ̀ ọlọ́wọ̀ ọ̀yẹ̀ yìí, annábí ọ̀yẹ̀ yìí, kí lè wá yẹ̀wà kí lè fi á máa ṣe La ilaha illallah ọlọ́lọ́mọ iye ẹgbẹ̀rún tẹ́ ti ti láàárọ̀ yìí ọlọ́lọ́mọ iye ẹgbẹ̀rún tàà bàbá tẹ́ ti dásáwí àtìjà ní ẹkọ̀dìrí alẹ́ tẹ́ ti ṣeéṣeéṣe tó mú lú tó àwọn kan adéwò yìí wọ́n nígbà náà kílẹ̀ yóò wà fi rọ́pù ẹ̀ tàbá kájú àkúò من زمان ولا تترد يريدون وجهه ما عليك من عليهم ما عليك من حسابهم من شيء وما عليهم من حسابهم من شيء فتدرهم مرقونا إنها ظالمين ألا لا تسرد الذين يدعون ربهم بالغداة والعشي ẹmá lé àwọn tí ń dákọ̀ lọ́wọ́ ẹmọ́ tí wọ́n ká mọ́sálásí ẹmọ́ tí wọ́n ká ń záwíyà ẹmọ́ tí wọ́n ká ń bí àtàlátù yórí idú na wájà ìbọ́lọ̀ ni wọ́n ń pè bàbá rẹ̀ ni wọ́n ń pè nàbí rẹ̀ máa lè kàmì ní ìsàbí mi ṣe ìhìn ọlọ́rin lọ́kọ̀ọ́ níbi fáìlì tí wọ́n fáìlì wọn ọ̀kan fáìlì tí ẹni mójútó wà túnlẹ̀ o àníṣẹ́ Alkùránì láti ẹnìkan lọ bó ṣe ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọwá ní, wà nẹ́bì mọ́ fẹ́ bí ọ ní béèrè kan sọ̀rọ̀ kan fún mi, sọgbólóhùn kan fún mi, sọ́yẹ́kẹ́tọ̀ bá ti sọ fún mi báyìí, tún béèrè ẹ̀ lọ́dọ̀ ẹnìkan mọ́, tí sì máa bí ṣiṣẹ́ ṣe tí ó sàǹfààní fún mi láyé àti lọ́run. Kulli kalimatan fil Islam la as'aluhu ahadan. Kulli kalimatan fil Islam qawlan la as'alu anhu ahadan ghayraka sọ̀rọ̀ fún mi nínú Islam tẹ́ pé ìtún ní bí ẹnìkankan léèrè mọ́ tó bá ti sọ fún mi ní máa lò. Kul amantu billahi. Ànábì wá nítọ̀, gbọ́n tí mo fẹ́ sọ fún ọ. Wọ́ọ̀dù kan náà ni, amantu billahi, sọ pé mo gbà fọ́lọ̀ ẹ̀yìn ẹ̀rẹ́. Amantu billahi, mo gbà fọ́lọ̀. Mo gbà fọ́lọ̀ torí bí ìyàn bá sọ lẹ́nu okùn kó ṣe é níṣẹ́ tí sọ lẹ́nu ní láìláì láùtáǹsẹ́ o àzíkìrí táǹsẹ́ àsàlátù táǹsẹ́ ní záwí àgbogbo ẹgbẹ́gbẹ́ káàkiri àti ní lọ́sàn lóru àti tààjù títàǹsẹ́ à ń sọ lẹ́nu ó kú síṣẹ́ iṣẹ́ níbo láti ṣiṣẹ́ nígbàtà bá débi níta lọ àdìgbàtà bá débi nǹkan tá láì níjọ́ tẹ́bí bá pa wá jọ́nà láàmàbí láìláìláwọ̀ àdúrí òjò tó mọ́ sẹ́kì ẹ̀dó dédé o ẹ̀yìn àwọn ẹ̀dó dédé ẹ̀yìn bàbá ẹ̀dó dédé ẹ máa sọ̀tọ̀ látù yí dáadáa ẹ̀dì jọ́kàn yọ́ máa pá tẹ́ bá ti bí ọgbọ̀n tẹ́jú lẹ bá lò ní àsàlátù tọ́kàn yí bá mú tẹ́ bá sọ fún ọlọ́run wàláhì ọlọ́run ọdáhùn ọlọ́run ọgbọ̀ látara báyìí ni mo ti dá ní wákà ní pé àfikà gbolúwà gbọ́ kásìta kú sí àfi kágbò olúwà gbọ́ o kásìta kú sí o àfi kágbò olúwà gbọ́ kásìta kú sí àfi kágbò olúwà gbọ́ kásìta kú sí àfi kágbò olúwà gbọ́ kásìta kú sí Bàbá wo tó owó ayé lọ́kàn mú mi ní fún mi o. Bàbá wo tó ogun ayé.

Ọmọdé ìdábọ̀lù ọ̀bọ̀ ọ̀dọ́dé ìtààbùn sí. àwọn afẹ́ láti jọ ìní wọ́n pa kí nípa ẹ̀yà ajá kúkú takúta wọn ti sídi ogun. Ta lọ sí tẹ̀síbá láti jọ ìpé èèyàn bá gbọ́lọ́gbọ́ kó sì takú sí ọkàn rí omi. Bàbá omi tó wó dé láyé ẹ̀yẹ ojọ́dẹ̀ ti ń lọ jàdẹ̀ ọmọ kan wá déjò ní ìjọba sí ní pààrọ̀ mọ́tò ní bá ń kọ́lé lẹ́gbẹ̀ẹ́ tí ìyẹn bá wo tó owó ọkàn rẹ̀ omi àbí òní mí ṣáà ń jọ́jú ìmọ̀ ní bẹ̀rẹ̀ mọ̀ kó wá mílíọ̀n jọrí bóòlù ọmọ ìyá ti dọ́gbọ́n ẹ̀ pa bá sì wo tọ̀làjú ayé àti nǹkan tí ń bẹ láyé ìgbé ìdébí ó ṣe fúrì kò ní ti gbọ́ Àlàdé ọba àrùn ó jù mí lọ, àìkí ọba àkọlé jù mí lọ, àlàkí ọba àfimọ́ jù mí lọ, lágbájá ọba àdékòlù jù mí lọ, àfi kágbó olúwa gbọ́. Tọ́sí ìta búsí, àbí ìtagbó olúwa gbọ́, tọ́sí ìta Àwọn akìtàn náà púpọ̀ nítorí kí o lè dáwà lójú pàdó àpò àgbà ní ilé ń pa ìdí ogun. Tọkùnrin lẹ́fẹ́ kí ń pa fún yínyìn àbí tóbìnrin. Tóbìnrin lẹ́fẹ́. Ẹyọ bá dẹ́bọn ọmọ. Sallallahu alaihi wasallam. Ọdá ìtàn obìnrin tí àdúà rẹ̀ gbà fún yín ẹ̀dìdé sókè kẹsọ pé àsàlátù alánàbì àsàlámù alánàbì àsàlátù alánàbì àsàlámù alánàbì àsàlátù alánàbì àsàlámù alánàbì àsàlátù alánàbì àsàlámù alánàbì àsàlátù alánàbì àsàlámù alánàbì kẹsàn-án láti yẹ ìyá kan bẹ ọlọ́mọdá sẹ̀yìn náà bẹ́ẹ̀ ìyá dáadáa ní ìyá rí ni wàlíyà ni ọgbà fọ́kọ rẹ̀ púpọ̀ ọgbà fọ́kọ rẹ̀ púpọ̀ ọlọ́run àfàdánwò kàyá náà àwọn kan ní òbí ma rárá ni àwọn kan ní gbogbo ọmọ tó bí lókú kọ̀wá torí ẹ̀ ọwá kò nìkan nólé ìlú náà jẹ́ lù káàfìrí tí àwọn ará rẹ̀ ọ̀gbádọ́lọ́gbọ́ ìyá yẹ ọ̀tọ̀kọ rẹ̀ náà ní bẹ́ẹ̀bẹ̀ ní sósósó tí wọ́n ti lọ ọkọ ti kú ìyá ti dàgbà ilé tọ́kọ wá pọ́ tí ìyá gbé ẹ̀mbẹ̀mbẹ̀mbẹ̀mbẹ̀mbẹ̀ ìyá wá rí gbá ọkọ̀ tọ́rọkọ́bọ̀ tí wọ́n ń bù mí yìí tẹ́mi náà lọ mọ́ka wọn òkúkú bí máa jẹ́ ń lọ mọ́ká àmọ́ngbà tí ìyá náà ti dọ̀rí ọlọ́run àwọn èèyàn ti dáàmà àwọn obìnrin a máa gbé bùkátà lọ bá bùkátà tí wọ́n máa ń gbé bá ọkọ rẹ̀ nígbà tọ́kọ ń bẹ láyé bùkátà ọ̀hún a máa wá gbé bá ìyàwó torí kó ti lẹ̀ mọ́lọ́run lá Allahu akbar ọlọ́mọjá sí ìtajà ọjá wa lọ́dọ̀ ọlọ́run a máa sí lọ́run púpọ̀ nábílà tòru kò ní náfílà agun mẹ́wàá àárọ̀ mẹ́jọ mẹ́wàá kìí já sáńpẹ̀ ní dùhá ààwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ̀sùbá ayé rẹ̀ máa ń jòkó sàdúrà pẹ̀lú náà máa ń jòkó ìmọ́lẹ̀ wá wọlé ẹ̀ màláíkà dáàmà Allahu ẹ̀sì má torí ẹkú lọ́dọ̀ ọlọ́run tọ́pìkì náà nù ẹ̀sá àmọ́kú lọ́dọ̀ ọlọ́run ẹmọ́kú mi àzíkìrí àtàzàlátù kọ́dà jẹ́ fi ṣe ẹ̀ àìbáyé ẹni wọ́n fi yá bọ́lọ̀ fẹ́jà máa náà ni ọba lóun lọ mọ́kà ilé rẹ̀ ò ti jìnà sáàfin ọba kèfèrí náà ni àwọn aráàlú wá ti bísí pé àwọn fẹ́ dìfẹ́lọ́pù ilé ọba ààfin ọba àwọn sì kọ́lé àlejò tálejò ọmọ adé sí nítorí bẹ́ẹ̀ ìyá wá dà ní ẹ̀kọ́ lọ mọ́kà ìyá dágbére fún gbogbo èèyàn ìgbà tó dòru ọjọ́ kejì tó kù sáátà tí ìyá ọlọ mọ́kà sí káàkiri gbé mọ́kí fóònù wá fún yín bẹ̀rọ abẹ́gbọ́ ti yín náà ẹ̀ bá gbọ́ ti wá afọ́ngọ́bì gbogbo àgbà mọ́kí fóònù ikọ̀ wá gbogbo ẹ̀yìn àwọn tẹ́sí lọ́wọ́ ẹmọ́ padà ẹmọ́ rùpọ́ lọ́wọ́ orí ẹ̀tẹ̀yìn bàbá ọlọ́wọ́ orí mo fẹ́ lọ Mọ́kà ọkọ̀ òun ti kú láyé wọn ò sì bí òun lọ́mọ kankan mọ́ ilé iná ló ń fi ń bà sí rí mo fi ilé ìsọ ìwọ ọlọ́ ẹ̀yìn ẹfọ ọmọ ìfọ́lọ̀ ẹfọkọ ìfọ́lọ̀ ẹfìyàwó ìfọ́lọ̀ ẹfi dúkìá ìfọ́lọ̀

ọba àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ṣe mítí nípa àwọn fẹ́ dìvẹ́lọ́pù ààfin àwọn ó sì kọ́lé àlejò ìmídékí mọ́fàágùn ni wọ́n bá wólé yà hmm. tí ìyá lóhun fi sọ ọlọ́run wọ́n wó wọ́n tún kọ́ ó yá yọpọ̀ wọ́n wá ń palẹ̀ mọ́pá wọn ó sí ilé táwọn ọmọ fi gbàlejò ọba ọba yìí sì ní ọmọ àdánwò kan tọ́lọ̀ ń kẹ́tì yìí ni mo sọ fún ilé ẹ̀kẹ́ pé kò sí bẹ́ẹ̀ yóò ti tó tí ò ní ládánwò tí ẹ̀ má wulẹ̀ sunkún má banú jẹ́ pé irú ìwà ilé ní ti ń se lọ́wọ́ tó ẹ̀ ẹni tó lọ sunkún báhùn náà àgbákò mẹ́ òun náà ọlọ́run ajé wa bára wa ni ọlọ́fẹ́ ọba yìí lọ́mọ kan ó sì fẹ́ràn ọmọ náà púpọ̀ wọ́n lóbìnrin ni kò kò ríran kò kò sì kú ọwà ya ìpùpọ̀ yóò gbádùn yóò gbádùn rọba nínú gbogbo owó rẹ̀ èyí ò mẹ́lẹ̀ láwọn lójìdí nígbàtí yẹ́ èdè wọ́n ti wọlé nígbàtí ya ti mọ́kàdé àwọn èèyàn lọ pàdé ìyá ìyá láti ní ìyá lásàlásù tẹ́rẹ̀ yẹ́ ti mọ́ mi ní sí ẹ̀yẹ́ àwọn kan fi ìyá àwọn sí ẹ̀yẹ́ kalẹ̀ pé ó ìyá lásàlásù àwọn ọmọ fíjó dé ọba ti wólé rẹ̀ àmọ́gbà tó dé wọ́n máa fún ara bákàdé gbígbọ́n lọ́rùn wọ́n máa lọ pàdé wọn lẹ́yìn ìlú ni wọ́n pariwo pàdé òkè bá ríkà rẹ̀ bá ríkà rẹ̀ òye bá ríkà rẹ̀ bá ríkà rẹ̀ òye bá Àwọn ọlọ́pàá jẹ́ àrájá ọlọ́mọ kan tó bọ̀ máa rí kààrẹ àwọn ẹ̀yìn mú pé kùbí tí ó tẹ́ sí àríbídé sí nígbà tó yá ìyá bá wọ́n jó wọ́n jó àlìjá náà pàdé wọn wọn lè sọ fún ya nígbà tí wọ́n débi tí wọ́n wọ̀ ìyá ní àwọn kan pé ẹka lọ lé ìmọ́mù ẹdẹ́ sílé ìmọ́mù ẹlọ kí ìmọ́mù ìyá lè wọ́n ti mọ́mù bàbá ti mọ́kàdé wọ́n ní ká kọ́kọ́ wọ́rún lé ẹni náà ni wọ́n ti mọ́mù ń bẹ̀ ní padà lọ kí ìmọ́mù ẹ̀sọ́ lè mi wọ́n ni à bẹ́ẹ̀ kọ́ ọdá ẹ̀ká lọ lé lérí ẹbí ẹ̀ká lọ àá lérí ẹbí bá o ìyáwá ní fúra ibi ilé rẹ̀ yá sí lágídí díẹ̀ tíyàn lágídí yóò sí lọ́wọ́ tíyàn lágídí kò ní sí lọ́wọ́ kò sí ó lélú ẹkú lọ́dọ̀ ọlọ́run ebi ebi ó lélú ẹkú lọ́dọ̀ ìbínú ọkọ ìbínú ìyàwó yóò lé ọkú lọ́dọ̀ ìjẹ́ ẹnẹ́bílà náà jọ́ta àti ìyàn sí lágídí àfikẹ́yàn ọ̀sàkú o ìyá yìí ó ní rárá ilé olùwó dé sí jọ́mọ́dí lọ àfikẹ́ dé sílé ni láwọn kan bá ní à ìyá àmọ́ bá ti sọ fún ọ ní ilé rẹ̀ lówó lọ́ọ̀kan yìí wọ́n ti wó òun náà rí ẹ̀sùn bẹ̀ nígbàtí ìyá débẹ̀ ọba gbogbo ẹ̀rìn gẹ̀lẹ̀ rìn kéde wọ́n bá ní bọ́ọ̀lá ọba ti wó owó ẹ̀ ó ti fi sílé àlejò wọ́n ní kọ́kọ́ lọ dé sílé àwọn ìyá ní ọlọ́run jọ sọ kọ́

ìgbàfọ́rọ̀ ibi ọlọ́run lẹ́tí ń bọ̀ ẹka lọ dé sílẹ̀ mi náà ọ̀tẹ́ mi ọlọ́run jọ sọ̀kọ́ ìyá bá takú sí ti mọ́sálásí ní bá sùn lábúdé mọ́sálásí ní bá ń bi ọlọ́run léèrè pé àdéhùn mi nǹkan lóru lọ́sàn lóru lọ́sàn lóru lọ́sàn pẹ̀lú àwẹ̀ ẹ máa bẹ́ lọ́run fáwọn ọmọ yín ẹ máa bẹ́ lọ́run fún àtílé kéwà àtílé ìwé wọn ó dèèyàn ẹ má jẹ́ kẹ́mi dá ọ̀tẹ́ má jẹ́ omi bẹ́ẹ̀ mi bá ti mì tá a bá túnú rẹ́díò téèyàn bá téèyàn bá sẹ́jẹ̀ kó tó sórí tẹ́sàn kò ní mú yọ ma rán mú yọ ma ti ara ara bẹ́ẹ̀ làdó àti rí o tó bá jòkó sí rí àwọn sàtàlátù ọdún wá jòkó mẹ́ ọdún wá rò pé ìjẹ́ ọgbà báyìí já rò ìgbà báyìí ó nígbà náà lórí hùn àwọn tó bá nígbà tó tó bí ọ̀sẹ̀ kan sígbà náà tí a sunkún létí mọ́sálásí làdánwò bá bọ́ọ̀lù ẹ̀gbọ́ ẹni Allahu Akbar Allahu Akbar ọ̀sẹ̀nitọ́lọ̀hun lè mú ẹjẹ́ ká ṣe ṣe ìdáadáa Allah Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Tó burú bí àwọn tẹ́ mọ̀ náà, tó ti kàyà pé kọ̀ tẹ́lì tí ó mọ̀ àwọn tí wó lé kò tí kẹ́ nígbà wọ́n lọ bá ìjẹ́ wá tẹ́lẹ̀ ìjẹ́ wọ́n kú nílùú, ìgbóná wá dà sílùú, Mílé ìbádé asunkún wá ọba àwọn onífàdáfá ìbíkèdè rí ní ọlọ́pẹ̀lẹ̀ nídọ̀pẹ̀lẹ̀. Oníkẹ́ní kan ń wọ́rọ ìlú yìí máa ń dàrú wọn lọ bọ́ba, kí ń gẹ kúrú. Bọ́ọ̀ láti di ọba àwọn ó tètùtù ní. Wọ́n tètùtù kò mú, wọ́n tètùtù kọgbà. Èyí ṣẹ́ wà á tún ọba jùlọ mọ́ rẹ̀ àdánwò tọ́lọ pé ti hùn. Kúrú náà bá dàbọ̀ ọmọ náà pẹ̀lú ìdí tí ń ṣe tẹ́lẹ̀. Lọ bá dẹ̀ tó wá ọmọ ìtọ́ tó wọ yóò kú jọ tó ti a ilé yóò ah, ní kú ẹlápọ̀ ìyẹ́wò ní tó tẹ́tẹ̀ ẹsẹ̀ nìkan tààlà wọ́n sẹ wọ́n ni ẹsẹ̀ ẹrú ọlọ́run kan tẹ́ gba tí ẹ̀ mẹ́tí yí gbé ní ọ̀rọ̀ rẹ̀ bá ń dàrú kọ́ yẹ̀wò ẹni bá mú tẹni ẹlẹ́ni mọ́tí ẹ̀kú ní nísinmi ibi ọlọ́run ti bá wí kò ní fura yóò rò pọ̀ mú jẹ ní má pẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ mọ́tí ẹ̀ rọ́jú rọ́jú rọ́jú ọba yìí ti padì yá má dìé ìyá ti sọ ọlọ́run pé bá ń gbà nǹkan mi ọlọ́run bá ń gbà nǹkan mi gbogbo tá a bá gbà ni mo ní wọlé ẹnìkan tí ń ti bá kàbọ̀ á àdáwò já sí lù ú èèyàn kú dànù wọ́n yẹ ò lọ́bá nítọ̀ ẹ̀dá kú kí làwọn oṣù wọ́n ní ẹnìkan lẹ́tí gbà kan rẹ̀ o àbíkẹ́ ẹ̀dá padà fún o wà náà tẹ́wọ́n ní ìyà obìnrin ni àgbàlagbà ti rí ó ní àà ìyá lọ́ta kú alágídì kan tó wà mọ́sálásí kábíyèsí ní ẹlọ pè yáwá ìyá níkò ní dáa fún ọ èmi lọ́wà pé ta ni ọ́ ọ wà láàfin tí èmi wà láàfin mi níhìn èmi pẹ̀lú ọlọ́run mi ní sọ mọ́ wá ẹ ká dọ̀ rẹ ọlọ́run Kọjá ká mọ́ bàtọ̀ ọlọ́run lọ, ẹjẹ́ bá rọ̀ rẹ̀ ọlọ́run pẹ̀lú ká lò rẹ̀ ọlọ́run.

àbóṣíṣọ́ ìyá wa ẹfẹ́ gbọ́ bí jọ́ sọ̀kalẹ̀ ní kẹ́lẹ́ bá ma pé mi tọ́rọ tí inú okúnlẹ̀ sí ọ̀dà ẹni tá máa padà sí lọ́dọ̀ ọlọ́run pọ́nà ọ̀fẹ́ ìyá bá lọ́wọ́ wa lọba bá tún rán wọn olóyè ẹ lọ gbé nǹkan ẹ̀fún olóhun ọ̀fẹ́ ẹ lọ fún ìyá ní kí olóhun ọ̀wá àwọn èèyàn wá pé ìyá ìyá ọ̀gbádùn ni kábíyèsí olórí gbogbo olú yìí kí lọ wá kiri wọ́n ní kọ wá wọ́n fún olówó kí lọ wọ́n yẹn ọlọ́run ti gbàdúrà rẹ̀ ń bá ń kọ́ ìmẹ́kẹ̀ tí mi ọlọ́run jọ sọ́kọ́ lọ́bá bá ti gàárì ọba ní àwọn adé ìlú dàrú sí ni ń bàjẹ́ sí ni ẹ bá gbọ́gbì lónìí ẹ̀tún gbọ́gbì lọ́la abílé sí ń jó ló lè ń jà lọ́wọ́ àwọn ẹ̀rẹ̀ ń laka ìwọ́nyá àbíkọ́ ṣe sí ìyá ìrafẹ́ ò tàbá fẹ́ kí lu yóò tó lọ́bá bá ti gàárì ẹ̀sìn rẹ̀ lọ́bá ti wájú ìyá ń ti ti mọ́sálásí wọ́n jíṣẹ́ wa fún yín ìyá níta nìwọ níwájú ọba tí ń bá sọ̀rọ̀ ọmọ tàbí mọ́ ọmọ yá rẹ̀ mo ti máa bá bá rẹ̀ kí ni ṣe mi pẹ̀lú ti ẹ̀fẹ́ kan ọ̀páwápọ̀ èmi ń bọ́ lọ́wọ́ bá mi sọ̀rọ̀ ní àwọn tó ń bá àwọn àdúgbò tó yẹn jẹ ni ọmọ torí nǹkan burú sí ni wọ́n èdí ikú wájú ìyájá tó gbọ́ pé olóyè lákàgbẹ̀rí sọlẹ̀ ẹnìkan fẹ́nu sọ́bí ẹnìkan yáwé ah! ọba mọ́ kó wájú ìyá yìí o nǹkan tó ṣẹlẹ̀ lẹ́gbó tó délẹ̀ o ah! ìyá kílẹ̀ wá fẹ́ ìyá ìyá ní kò sí nǹkan mi padà fún mi ilé àlejò láti á kọ́ mi fún ọ̀yá rárá o ẹ̀ ní kọ́ mi fún mi níbi tí ọkọ mi ti ń kírun ìyọ̀dún báyìí lóòrùn láyé kò kú ọ̀fà ìrẹ́lẹ̀ mẹ́sìn lọ́wọ́ èmi náà tún gbọ́ bẹ́ẹ̀ ó ti di ààlà láàrin mi pẹ̀lú ọlọ́run àmàláìka ti dábẹ́ mọ́ ibẹ̀ ni wọ́n ti kájọ àtàlátù ní wọ́n ti ibi tẹ́ bá ti sin lọ́wọ́ ẹmọ́jẹ́dọ̀ tí ó sí mẹ́ ẹ̀tọ́jú aṣọ tẹ́ fi ń sin lọ́wọ́ ẹ̀tọ́jú gbogbo ayé tẹ́ fi ń sin lọ́wọ́ torí ó ti di mẹ́fàtì ó ti dìbì tẹ́ ti ń bá ọlọ́run ọba owó gbogbo ẹ̀ táǹbẹ̀ yín sẹ́ ẹ̀dà padà sílẹ̀ owó gbogbo lé ìdànù ahẹ́rẹ́ tó fi síbẹ̀ ní kẹsẹ̀ bẹ̀ síbẹ̀ fún fún ráyè sí lọ dákùn mọ́ jà bàjẹ́ ọ́dá nígbà tẹ́tẹ̀ pọ̀ ọba ní gbogbo ẹ̀yà ara ní ẹba sọ fún ìyà pé àtìlé àtòkè àtìlẹ̀ ilé àbùn wọ́n wá pẹ̀ yá títí títí títí tí pé kọ́sàbà lọ gbénú lé kọ́ ma lọ gbé bẹ̀ ìyá ní kan ma mú ìṣúnbẹ̀ bọ́yọ̀ wọ́n dàbí tóun tí sí lọ́wọ́ náà ẹ̀dá gbogbo ẹ̀rú kí ni àyà àtẹ́wò tẹ́ kókì ìyà ń wà wá débẹ̀ sọ kankan yàrá àwọn ìmọ́lẹ̀ tàn síyà kìbí tó ń jòbó lọ síkè náà mo torí ọlọ́run mo torí gbogbo àwọn mùsùlùmí mo torí àwọn tí ń bẹ̀mí mọ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá tẹ́kùn tẹ́ máa ṣe òkín tí kò máa sùn lọ níbi tó ń tún ìyá àti ọlọ́run ni wọ́n bá yà kọ́lé ni hmm. Àbájá ọ̀rọ̀ nù àdúrà ń gbà bí kí gbà. Àsàrátù ní ìdúnlé nù. Àsàrátù ní ìdúnlé nù. Àzíkìrí ní ìdúnlé nù. Àzíkìrí ní ìdúnlé nù. Àzíkìrí àdúrà ọba látòkọ sí àgbẹ̀ ẹ̀rùn. Àbíkì ní ìlú nígbà. Àbájá màlá sáà fún ìgbẹ̀ ẹ̀rùn. ní ìlú Ẹ̀dàrí ẹ̀yìn tí wájú ọlọ́run. Bàbá wa wọ́n yìí dé lẹ́jùmọ̀ dé ọlọ́mọ́sàbá sọ wọ́n dáadáa. Àmín. Wọ́n bá bí kán lọ dáadáa. Àmín. Gbẹ̀yà alága ọkùnrin ọlọ́njọ́rọ̀ yóò tó. Lábẹ́ obìnrin ọlọ́njọ́rọ̀ yóò tó. Lọ́yìn jẹ́ máa lọ́kùnrin lóbìnrin ọlọ́m bí àbùkátà ayé. Àwọn àpá àwọn tí wọ́n wà ní kalẹ̀ látàárọ̀ ọlọ́mọ́sá dùn inú lọ́kùnrin àti wẹ́ àfá ní ó wà láàáfíà mi ọlọ́run dùn inú. Ọlọ́mọ́lá ti kó bí àbùkátà ti mìíràn. Kálùkù wọ́dà ní ẹ̀. Wọ́n ní kádà ní ẹ̀wà. Gbólóhùn Àhàmádù. Wọ́n ní gbólóhùn Àhàmádù. Òun ni ká fi bẹ̀ Alif ti mẹ́mẹ́. Alif ti Allahu ni. Háà ti mẹ́mẹ́. Háà ti mẹ́mẹ́. Hannanu ni. Hannanu ni. Mímù ti mẹ́mẹ́. Mímù ni. Mannanu ni. Dáàlì ti mẹ́mẹ́. Dáàlì ni. Dayyanu ni. Rahmanu. Rahman. Sultan. Sultan. Subhan. Subhan. Wọ́n àpapọ̀ ẹ̀ ní jẹ́ Ahamadu Rasul. Wọ́n ní àpapọ̀ gbogbo ẹ̀ ní jẹ́ Ahamadu Rasul. Lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n wá ìpìlẹ̀ ìjìnlẹ̀ ọkọ̀ ọlọ́run wá ìjìnlẹ̀ orúkọ Ọlọ́run Ọlọ́run láṣẹ ìsìn ní mọ́kànlá mọ́kànlá mọ́kànlá mọ́kànlá tàbá ti ṣe tán pẹ̀lú ògùn Ọlọ́run Ọlọ́run jẹ́ àṣọpọ̀ ọdún láyé ọlọ́mọjá ti wá ní mùsùlùmí òdodo ọlọ́mọjá ti wá ní múmi ní òdodo má jẹ́ á fi ẹkún gbẹ̀yìn ẹ̀rín má jẹ́ á fi àìrí gbẹ̀yìn rírí má jẹ́ á fi ìbànújẹ́ lu ayé wa kí ọ̀rọ̀ wá sì já sí dáadáa láyé ń bí tó bá tún wá ti ọ̀lá tàwọn ọmọ wa tó bá tún wá ti ọ̀túnlá àlìkìyàmà ọlọ́njẹ́ ó já sí dáadáa òbí wa àwọn àfá wa àwọn olóore wa gbogbo ẹta jẹgbẹ̀tí ká ṣàdúrà fún ọlọ́mọ́ta bá múládà ẹ̀bá ogun wọn ọ̀lọ́lá ilaha illallah Muhammad Rasulullah lábẹ́ ẹgbẹ́ Rahman ìjọ Rahman ní Nàìjíríà àti ní London àti gbogbo bí tí wọ́n ní branches sí ọlọ́run ṣàfi albarka sí Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا منان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يا ديان يعني أحسن الله يصب wọ́n ní Allahu ìṣọ́ ìṣẹ́gun àṣeyọrí Annánu ọba aláàánú anídìẹ̀. Mannánu ọba ọlọ́rẹ. Mannánu ọba ọlọ́rẹ anídìẹ̀ kó tàwá lọ́rẹ. Tẹ̀yánu ọba tí Jàjánù ọba tí ìsan gbèsè láì jẹ, ó san gbèsè ọrùn ẹni kan tó wá. Èyí tí wọ́n jẹ wá ọlọ́run bá wa gbà lọ́wọ́ kò fi lé wa lọ́wọ́. Ó wá kú Rahman, ọmọ oníkẹ́, ó sì kẹ́ ẹni kọ̀ọ̀kan wá. Ya Rahman, ya Rahman, ya Rahman, ya Rahman, ya Rahman, ya Rahman, ya Rahman, ya Rahman. ṣètọ́n lókù tí a wí báyìí ọgbọ̀ ọlọ́lá tí dáni lọ́lá ọlọ́mọ́ tí ó pín lórí wa ọmọ wa ọlá tí ò ní tán èyí tí ó sì ò ní gbẹ̀yìn rẹ̀ wọ́n ní èyí a máa lo sùlùtọ́nì fún promotion tí ẹ bá ń fi àgbéga níbi iṣẹ́ àti àgbéga lọ́dọ̀ ọlọ́run àbí ẹbí yá sùlùtọ́n yá sùlùtọ́n yá sùlùtọ́n سلطان يا سلطان يا سلطان يا سلطان يا سلطان يا سلطان يا سلطان يا سلطان يا سلطان يا Ọlọ́kù Ṣubahán tí ó fi pé ara fi méje, orúkọ méje, hmm, Sultan, òun ló ṣì kẹfà, Ṣubahán, òun ló gbẹ̀yìn tó jẹ́ kéje bá tẹnumọ́ púpọ̀. Wọ́n ní tí a bá tẹnumọ́ púpọ̀. Èyí ó ti wà ní. Ọlọ́run yóò sì máa fi ara hàn lúwa rẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run a máa hàn sólúwa rẹ̀. Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan, Ya Subhan. Wọ́n ní ká dá wákà. Wọ́n ní àwọn tí wọ́n lùlù àdínì abẹ́ ti sùn. Allah Allah Ahamadu Ahamadu Allah Allah Allah

ṣe ìbọ̀dá ọ̀dá ló bá ńlá fààrí lálẹ́ jẹ́ gbogbo ayé fààrí lálẹ́ jẹ́ bàbá Yorùbá bàbá olúwa yóò ṣọ́jọ́ ìṣẹ́ àwọn àjẹ́ ìjọ́ Thank you. لقد جاءكم لإله بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علينا عليكم عزيز عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولى فقل أنبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلافهم الشتاء والصيف فليعبدوا الرحمن الرحيم الذي يمنعهم من جوع وعافنا من حرم آمين آمين يا الله صلوا على النبي الكريم صلى الله عليه وسلم